الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدكف الله سبحانه وتعالى <coughs> أترى عليكم كاتب يفوان نبوة محمد صلى الله عليه وآله وسلم فصل وأعظم الأسباب لذلك وأصلها وأسها هو الإيمان والعمل الصالح سنيت تسواج لولوغ الكيكا ترى الوسائل المفيدة إلى الحياة السعيدة أمو جونا تيو شانفا نتين ليري لا تلفق بي إلي أي تيو دو سني وأعظم أسباب ذلك وأعظم الأسباب لذلك ojú ọ̀nà tó fi ń lágbára jù tí ẹ̀ lè fi dérúpò bẹ́ẹ̀ bal in ti fi ń jẹ́ ìpìlẹ̀ rẹ̀ ọ̀nà ni al-iman wal-amalu salih wọn ni kí ẹ ní iman inú Ọlọ́run ọba kí ẹ ní ìgbàgbọ́ inú ọba kí ẹ 97 ipé man amila salihan min dhakarin aw untha ẹnikẹ́ni tó bá ń ṣe iṣẹ́ tó jẹ́ ọkùnrin wà oúnṣà àbí obìnrin àwọ oúnṣà àbí obìnrin wà húwà mukminun hálì tó wá wà nígbà tó ń ṣiṣẹ́ yẹn ìṣesí tó wà ní pé ìṣesí mùmìní ni ó ń ṣiṣẹ́ olóore wà húwà mukminun ó wá jẹ́ mùmìní ay laysa kafiran wà laysa munafiqan wà laysa mushrikan kìkín ṣe lẹ́bọ̀ kìkín ṣe kèfèrí kìkín ṣe munafiki mùmìní ló jẹ́ ẹ̀rí nǹkan méjì báyẹn ó ń sì ṣe olóore wa huwa mu'minun ó wá jẹ́ múmìní falanuhyiyannahu hayatan tayyiba a jẹ́ kí ẹni yìí kó gbé ilé ayé tó dùn walanuhyiyannahu hayatan tayyibatan a jẹ́ kí ẹni yìí kó gbé ilé ayé tó dùn walanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun a wá san ní ẹ̀san olóore fún àwọn nǹkan tó ṣe kékini tí wọ́n ń ṣe fa akhbara ta'ala wa wa'ada man jama'a bayna al-iman wal amal as-salih Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala wọ́n fún wa ní rú ó wá ń ṣe ìlérí fún ẹni tó bá kó méjèèjì al-iman ìnígbàgbọ́ wal amal as-salih àti ṣe olóore bil hayati tayyibati fi hadhihi ad-dar pẹ̀lú ìgbésí ayé tó dùn tó rẹwà ní ayé tàwàyé وبالجزاء الحسن في هذه الدار àti ẹ̀san tó lọ ẹ̀san tó ní agbára laita wayi wa fi daril qarar àti ní bi tí oníkálùkù padà wà ay imma fil jannati aw in nar nínú aljanna bí nínú iná wa sababu dhalika wadih فإن المؤمنين بالله بالإيمان الصحيح ìdí ni wípé ṣe ráwọn tí wọ́n jẹ́ múmìní tí wọ́n ní ìgbàgbọ́ ní ọlọ́run ọba ní ìnígbàgbọ́ tí ó lálàáfíà alìmúthmìrì lè láàbàlì sọ́ọ̀lẹ̀ ìnígbàgbọ́ tó tí ma ń tún àwọn ìwà yá ṣe wad dunya wal وأسس يتلقون فيها جميع ما يرد عليهم من أسباب السرور والابتهاج وأسباب القلق والهم والأحزان so nígbàgbọ́ tí wọ́n ti níyẹ ń kọ́ ó wà pẹ̀lú wọn wọ́n ní usul wọ́n ní àwọn ìpìlẹ̀ àwọn ìpìlẹ̀ tó ṣe pé látara rẹ̀ wọn ni wọ́n ti máa rí a gbogbo àwọn nǹkan tí ó máa fa ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ fún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo tí bá ma ń fa ìbànújẹ́ wọ́n ma rí gbogbo ikú látara bẹ́ẹ̀ tí ó túnmẹ̀ ní pé alhayatu tọ̀yíbá walhayatu sa'ida ó ní ta'alluq ó ní connection pẹ̀lú pé kí ni o pẹ̀lú al'iman wal'amalu tí ìbànújẹ́ bá dé tí nǹkan tí ó bá ń fa wàhálà fún ọkàn tó bá dé nígbàgbọ́ tí wọ́n ti ní nǹkan o àti iṣẹ́ olórí tí wọ́n ń o wọ́n mọ̀ rírí fi kó o kò ní borí wọn àwọn mọ̀ borí ẹ̀ wa takhfifu ma yumkinuhum takhfifuhu ìmí tó bá lágbára gan wọ́n fi ìgbàgbọ́ wọ́n fi khaffafa rẹ̀ wọ́n fi fúyẹ́ rẹ̀ wa sabril

wọn ò ní pàdé rẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn ò ní pàdé rẹ̀ pẹ̀lú tí ó fa ìbínú Ọlọ́run ọba wasti'imali laha fi ma yanfa wọn wà máa lo kí nítọ́lọ́run ṣe fún ẹ̀yàn yẹn níbi nǹkan tí yóò ṣàǹfàní fún wọn fa idha sta'maluha ala hadha alwajh tó bá wọ́n lo tọ́lọ̀ ọba ṣe fún wọn lójú pọ̀nà yìí yóò máa fa pé kí ni wọ́n máa dùn sí tọ́lọ̀ ọba fún wọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé tọ́lọ̀bá bá ṣe nǹkan fún yàn tí ẹ bá lò sí ibi tí ó jẹ́ tọ́lọ́wọ́ bá inú yóò sì máa dùn wallahi èyí ó dẹ̀ máa múrí kì níyàn wà tó máa rí fíbà kọ ìhà wà bárùkàtẹ̀ wọ́n ma nítà máa yí pé kíkì ní ẹkó sẹ́kù kálùbáríkà rẹ̀ dẹ̀ sẹ́kù pẹ̀lú rẹ̀ wà rọ̀já ìsàwábì shakirin umoran adhimatan tafuku بخيراتها بخيراتها وبركاتها هذه المسمرات التي هذه ثم ثمراتها لا ورتو او ورتو ان سويك او ورتو ني اغبارني الله اكبر تفوق بخيراتها ونو في ديغبا اوروكي بلو خيرات بلو ان اوريري تان باري نيبي اوان كيني اتي اوان باركاري ويتلقون المكاره والمذاور لهم والهم والغم بالمقاومة لما يمكنهم مقاومته وتخفيف ما يمكنهم تخفيفه tí ìdàkejì bá wá dé in tí ó dùn mọ́ wọn nú ó wá dé ẹwọ tí dáadáa bá dé ẹgbùn ó ṣe gbé in tán rí pé dáadáa ní kíní bí owó dé kíná ń pè wọ́n bí ma igbá àwọ bẹ́ẹ̀ nínú àwọn oríire léta àmọ́ rí dé gẹ́gẹ́ bí oríire generally kí ni wọ́n fi pàdé rẹ̀ àṣùkùrù wó dùpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n wà ń ná kíní ẹ̀ náà sójú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala látara bẹ́ẹ̀ yóò máa fa ìdùnnú ìdínú kí wọ́n ti ń ṣe sójú ọ̀nà Ọlọ́run Ọba kò sẹ́ni tí bá ti ń yẹjú ọ̀nà Ọlọ́run Ọba tí ní òbí ní máa dùn tí dàkejì bá wá dé mo bí ma ọmọ ṣaláìsí mo ní mọ́tò mọ́tò jóná mo kọ́lé ilé yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe kó lè fa ìbànújẹ́ fọ́mà náà bí Adam wà sọ́bùrù jẹ́mìl wọ́n wà ní sùúrù sùúrù tó rẹwà فصبر جميل والله المستعان على ما تسفون هني وصبر الجميل لما ليس لهم عنه بد fún tó ṣe pé tó àwọn náà máa pé kò sí ọ̀nà táwọn lè fi escape kìíní in tọ́lọ̀ ọba ti kọ ní kò sí yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ وبذلك يحصل له من آثار المكاره من المقاومات النافعة والتجارب والقوة ومن الصبر والاحتساب الأجر والثواب أمور عظيم أمور عظيمة تضمحل معها المكارم وتحل محلها المساور والأعمال الطيبة والطمع في فضل الله وثوابه ṣẹwàrá wọn kẹta wá sọ yìí wọn ni ó wà jẹ́ kí ìbànújẹ́ yẹn kó fúyẹ́ gan lọ́kàn wọn kí ní yóò fúyẹ́ gan kí nìdí ìdí ni wípé al-iman wal-amalu salih al-iman wal-amalu salih tó ti bí sọ́bùrù sí wọn lára ìnígbàgbọ́ àti sí olóore ó ti bí sùúrù sí wọn lára sùúrù yẹn ti wá lágbára tí tó bá báyẹ̀ ló jẹba dé ẹ̀ eh, ó ti ṣẹlẹ̀ bí àrí mùkàjílárọ ọmọ tàjọ sùn lánàá à ọmọ yóò sọ̀rọ̀ máa ọmọ yóò mímọ̀

ọlọ́ba foríjì ọlọ́ba akẹ́ àwọn ọmọ èèyàn kan sọnù ọkàn rọmọ ẹ má ìbànújẹ́ tí yóò fi kú ní ìbànújẹ́ yóò wà pẹ̀lú ẹ̀ ìbànújẹ́ tí ma ń tún jà dáadáa ọkàn nídé jí ọkàn tún rántí pa ah, nítorí ọmọ fi ń pé because ọmọ yìí nǹkan gẹ́gẹ́ relationship ọmọ àtòbí yóò ní pé yóò rí ọmọ the protection sí mọ́ àmọ́ ìbítọ́mọ̀ yìí wà báyìí sí mọ̀ mọ̀ bí ó wà ń bì kan tí wọ́n ti ń lù ú fi ń ṣe ẹrú sí mo mọ̀ bóyá wà ń bí kan tàti àti bóyá kà dé mọ́lẹ̀ wọ́n kan fi ìyà jẹ náà kí ní òtún ma bí ìbànújẹ́ kódà tí ìbá fẹ́ jẹun bá gbé ah bú mo fẹ́ oúnjẹ yìí jẹ tù ọmọ ń kọ́ ọmọ yẹn kọ́ tó ti bẹ́ ìgbà tí kí ní ìṣẹ̀lẹ̀ sí ànábì yakub fàṣọ́bàrọ̀ sọ́bàrọ̀ jẹ̀bẹ̀ ìlànì ó dẹ̀ ṣe sùúrù lótọ́ ọdún gorí ọdún ẹ́yìn ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ gbọ́ tó padà tún dé lẹ́vù kan lórí ìbànújẹ́ tó ti wà tẹ́lẹ̀ yìí ń kọ́ wọ́n tó wá sọ fún wọn pé inna kí ni dí wọ́n ní inna ibnaka saraq wọ́n lọ ma yí jalè wa ma shahidna illa bima alimna ìntàdẹ̀ sọ ìntàrínà lásọ yìí ìbànújẹ́ yìí tún kún ìbànújẹ́ fún ànábì Yakub alayhi salam àwọn tó sọmọ méjì báyìí torí ọlọ́ ọmọ ní ibẹ̀ wọ́n ala sabr àdánwò ni àdánwò ń gúnrí àdánwò ni sùúrù bẹ́ẹ̀ ni sùúrù tún gorí sùúrù kí ni di lè ilmihi wọ́n ni wà alamin Allahi ma la ta'alamu nígbàtí ìbànújẹ́ yẹn débì kan wọ́n ni wà biyaddat aynahu min al-huzni káàmọ̀ pé ọmọ méjì ń bẹ báyìí ọmọ méjì yìí ò sí bí in tó dẹ̀ dájú ní pé ọmọ méjì yìí inú wàhálà ní ọwá kí ọkàn yẹn máa ṣe bẹ́ ìbànújẹ́ tó ní agbára ní fasọ́bùrù jẹ ní ọba ṣe sùúrù ọba kórajú wọ́n ni asọ́lọ́hù an yá tí yá bihim jami'a wọ́n ni ó ṣe ṣe ẹwà wo ọ̀rọ̀já نعم وني كما عبر النبي صلى الله عليه وسلم عن هذا الحديث الصحيح أنه قال gẹ́gẹ́ bí àníbà Muhammad sallallahu alaihi wasallam bá ṣe sọ níbi hadithi ó ní hadithi ka hadithun sahih ikẹ́ àníbì sallallahu alaihi wasallam pé ajaban li amri al-mukmin wọ́n ní ọ̀rọ̀ mùmìní ó jẹ́ nǹkan tó mọ́ jọyìn lójú inna amrahu kullahu khair gbogbo ọ̀rọ̀ mùmìní khair ni dáadáa ni in asabatuhu sabra'u shakar tí nǹkan tó bá jẹ́ nǹkan dùnú bá dé bá mùmínì ṣakar mú dúpẹ́ fakana khayran lahu ìyẹn dẹ̀ ló fi ń dájú fún wa in asabatuhu dhabra'u sabar tí nǹkan tó bá jẹ́ ìbànújẹ́ bá dé wó ṣe sùúrù fakana khayran lahu ìyẹn dẹ̀ ló fi ń dájú ẹni tó ṣe pé gbogbo tó bá ti dé bá dáadáa náà ní gbogbo ẹ̀ tí dáadáa bá dé bá wallahi kò ní fi sábú dúpẹ́ fún Ọlọ́run subhanahu wa ta'ala tí ìdàkejì bá dé bá kò ní sọ̀sọ̀kúsọ ìgbà tí ìbànújẹ́ bá dé gangan nínú àwọn ìgbà tí èyàn máa mọ bí ìmání èyàn ṣe rí láwọn ìgbà yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìgbà tí dáadáa bá dé ìgbà ilẹ̀ máa mọ bẹ́ẹ̀ bá ṣe rí bóòlì yẹn ṣe gbé sí ẹni pé yóò ti sọ ìsọkúsọ lọ ẹlòmí yóò ti sọ ìsọkúsọ ń pa Ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run kí ni mo wá ṣe tọ́wá fi fẹ́lẹ̀ ìkàn mi kí ni ànábì Yakubu sí alayhi salam tí nǹkan báyìí fi ṣe wọ́n wa huwa nabiyyun min anbiya illah wa nabiyullah sallallahu alaihi wasallam tó bá ń sọ nípa kíso tó bá ń sọ nípa ìtànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam àti kékeré báyìí ló ti mọ̀ ara wọn nǹkan tó ń tọ́ka lórí pé ah wọ́n yóò bá ní sùúrù wa ní sùúrù ò lè ìdí ní wípé àwọn ipò àwọn ipò yẹn àwọn wàhálà tó ní agbára lè ógùn débẹ̀ àwọn wàhálà tó ní agbára tó nípọn tó lé oun lè ógùn débí ipò yẹn wa ma yulaqaha illa alladhina sabaru ẹni tí ò bá wá ní sùúrù tí ò lè tàjáládà tí táàrí ò yí kò ní dépò yẹn láyé abadan yóò padà débì kan yóò padà lóhun lọ́mọ tí wà lábá débì kan yóò ní ẹwòyìn lọ́mọ ó tó báyìí annabi muhammad sallallahu alaihi wasallam ya wọn lóyún wọn bàbá wọn kọ́kọ́ ṣaláìsí ìbátan bí wọn wọn tí jù bí ọdún mẹ́rin lọ ìyá wọn ṣaláìsí wọ́n bí wọn sọ́dọ̀ abdul muttalib wọ́n lò bí ọdún wọ́n pé bí ọdún mẹ́fà ìyún ẹ̀tù ṣaláìsí kan àwọn oríṣìíṣìí àwọn issues àwọn àdáta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà tó yá wọ́n fẹ́yàwó wọ́n bí àwọn ọmọ wọ́n bí ma lẹ́yọ kọ̀kan àwọn mẹ́ẹ̀dẹ̀ ẹ̀kú wa huwa nabiyyun min anbiya'illah wa huwa nabiyyun bal wa huwa khayrul khalaiqi ajma'in àwọn náà fi Rasulullahi sallallahu alaihi wasallam so ìtumọ̀ ni wípé kí àwọn nǹkan máa ṣẹlẹ̀ síyàn kì í ṣe ìtumọ̀ ni pé nítorí tẹ́lù mọ́ ń kà sí ní pé Ọlọ́run nífẹ̀ẹ́ mi sọ́lọ́ọ̀bá nífẹ̀ẹ́ àníbà Muhammad ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ jù gbogbo ẹ̀dá tún ti bẹ́ẹ̀ ẹwọ́n tánàbí sallallahu alaihi wasallam innal ayna la tadma' wa innal qalba la tahzan wa la naqulu illa ma yurida rabbana wa inna bi firaqika ìyà Zainab la mahzuni so ẹlòmí kékeré ò ní ti ṣẹlẹ̀ báyìí ariwo ni ló jẹ́ pàwọn nǹkan mí nǹkan ń count sí wípé ìyà ń jẹ wá in reality àìmórí ni a mọ́ ń tẹnumọ́ kí ní fún wa a mọ́ ń ké fún wa lójoojúmọ́ wallahi púpọ̀ ní nǹkan ta mọ́ ń sọ ẹ kìníkan kódà tó fún méjì ta mọ́ ń sọ nípa àwọn ìjọba ìjọba òṣèbáyìí àìmórí ni àìmóre ní ìkọjá àlàdẹ ní àwà ládùgbò ẹ̀dàkùn bá sí wà ní ìjọ wo ni like àwọn nǹkan wo ló jẹ́ àwọn méjì agbúrú tó ń ṣe wá ẹ̀kọ̀kọ́ lọ́wọ́n gbọ́ pé yẹnkú ládùgbò kọ̀kan tàbájọ pàdé tẹ́ni máa rí ìpáwọn èèyàn pọ̀ tọ́nkú in reality ẹ̀kọ̀kan àdúgbò bá ìjọ ìpá ẹnìkan kú bẹ̀rún jò ní ẹnìkan ọlẹ́ kàátà ti kú in the next five in the last five years afẹ́ lè mọ́ ka àwọn ọmọ ta ti bí in the last five years a sì lè kàwọn tàtíkú pí ládùgbò yíò à yà alágájá ń bẹ̀ ohun babalágbájá ń bẹ̀ ohun àmọ́ tó wá ní ká mọ́ ka ọmọ yóò súwa sáti dúpẹ̀ yíò tán àṣí àìmọ́re òun ni ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan ta mọ́ ń pariwo ń ta pé ìyà ń jẹ mẹ̀kúnnù ìyà ń jẹ wá wọ́láyà àìmọ́re ni tàbá ma ń ronú tàbá ma ń ronú jinlẹ̀ torí wá pé torí pé gan ah wallahi ah ní ma sọ àwọn nǹkan mi ah ní ma sọ àwọn ah ní ma complain mo jí mọ̀kàndé jí láàrọ̀ báyìí mo ń complain àkílò tí ọgbò fún wa náà tó bá dí hospital tó hospital iná ma ń wà lọ́spítù throughout ní ẹni àwọn tó wà lọ́spítù lè wọ́n ní káńsà yẹn ti dé bíbí ó ti àfikẹ́ gébì dánù wọ́n tún gí ẹlòmíì náà lọ́wọ́ wọ́n ní àà káńsà tó ti fò sí ọdọ̀ ọdọ̀ àtúgé kejì náà àwọn àìsàn kan bẹ̀lọ́ sítù wọ́n máa ń pè ní ojú ti owó wọ́n ní àìsàn yìí àwọn àìsàn ojú ti owó nù olówó lẹ́ni yìí yóò ní billions nínú àkáǹtì ẹ̀ wọ́n sì ní ah, ojú ti owó wọ́n wà mọ́ náà ológun mi ò ní jù báyìí lọ kékeré báyìí 400,000 naira ni wọ́n wà kékeré báyìí kékeré báyìí náà kékeré báyìí tákà dàzí lẹ́nu báyìí 400,000 naira lẹ́yọ̀ká ṣe káìsẹ̀ lè bá lọ ní rárá kí nira yẹn lè bá kàn wálẹ̀ díẹ̀ kéèsẹ̀ kí nira yẹn lọ fún bí rárá òkú nílò ara o kẹ́kàn jẹ́ kó yóò tó kú náà bọ̀ kí nira yẹn ti pọ̀ jù ìnira yìí ò ṣe mú mọ́ra mẹ́ ṣe bá wọn kan náà lọ sí ICUs láwọn hospitals now intensive care unit kó lọ wàwọn èèyàn tí wọ́n ń sun ẹkún tí wọ́n ń ké ẹlòmí àti tọ̀ lásán ó fẹ́ tọ̀ ẹkún tí ó máa ń sun títọ̀ bá ti dẹ́rà pé eh, ọlọ́run ìnira tó dé torí àárín ìgbà tó fi tọ̀ lásán yẹn ah kò nílé mú mọ́ra mẹ́ pé ó kàn fẹ́ tọ̀ nìkan ó ti wọ́n pé ìbítọ̀sẹ̀ ń gbẹ̀mí ó tún ti ṣẹlẹ̀ báyìí ìnira tó dé yóò ti máa sun ẹkún kalẹ̀ pé chai because bí tọ́ ẹ̀sẹ̀ fẹ́ jáde ní ìnira burúkú tí ó ma gbé tẹ̀lé àwọn èèyàn wà láwọn àpò bẹ́ẹ̀ wọ́n wà núlé ọjí láàárọ̀ ìbá ọjí everything ọkàn jí náà ní ọkàn sáà jí lọ́fẹ́ so ma dúró tán nẹ́fẹ̀ lómi láti jí níwọ́ láàárọ̀ ìbá fala nashkur hadhihi al-ashya' ẹnìkan complain fún ìkan nínú àwọn àyíma tó salaf nínú àwọn ẹnìyàn tí wọ́n ti kọjá wípé ó kà jílárọ̀ àyìn ah, lówó ní gbogbo ẹgbẹ̀ sáà dá òtí àásọ́wó gan kò sí kí ní ìṣẹ̀lẹ̀ gan ìjọra ah, ẹni wá ní pé wá ojú rẹ̀ méjèèjì yìí só lè tàlé dirhams báyìí bí kí ẹni onírárá o so lè ta ọwọ́ rẹ̀ fún 10 million onírárá o ó ní so millions of naira ni wọ́n tó ń rí iye already ìjọ ń dúkẹ́ àwọn kìíní tí ọlọ́ọ̀bá fún wa yìí ẹwà ọmọ Nàìjíríà àtàwọn èèyàn káàkiri ayé ha jọbò fún wa lówó jọbò ṣe kíníkan jọbò ṣe kíníkan dẹ̀ ebi ń ebi ń paráàlú mú dẹ̀ mọ́ dàìbúrú mú dẹ̀ mọ́ protest mú dẹ̀ mọ́ dẹ̀ mọ́ ṣe everything ẹ̀lẹ̀ lè bí ń páyín wallahi tọbárẹ́ ní tébí ń pa tọbárẹ́ ní tébí ń pa ọmọ tébí ò pa ọlẹ́mú rí fídíò ọmọ kan ebi ni ah ara mi sì ń gbọ́n ọmọ yẹn ti di igi ó ti di bí igi báyìí kò wá lè move ó ti wá gùn ó ti wá gbẹ ó ti wá gan ó kàrà mí kíkì kílá ní kànzá ìrìnà kò lè move ara mi yẹn Sudan because oúnjẹ òwò olúmọ́ amú yóò rí kò sí kẹ́kẹ́ tẹ́nibọ̀dì ó jẹ mẹ́ fún bí month ọmọ ẹsẹ̀ tí wá food bọ́ ó ti wá gẹmẹ́ ọmọ ẹwọ́n gbé dánimẹ́ ẹ̀dàkẹ́ bá ń pẹ ọmọ Nàìjíríà wá kán wá gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ̀yìn kọ́mọ̀ kí bí ó pa àwọn ọbọ̀ sí títí ọmọ ọwọ́n tagbó hunger day hunger day hunger ṣe ìwọ̀tọ̀ ní wọ́n báyìí wọ́n láì tí hunger bá wà ọ̀ lè gbẹ́wọ́ bẹ́ẹ̀ tẹ́bí bá ń pa àwọn èèyàn àwọn tẹ́bí bá pakọ́ ni wọ́n jáde wọ́n lè jáde àìmóore náà ń pè bẹ́ẹ̀ ní tàǹṣe ọlọ́dẹ̀ tí wọ́n kùnrán gbẹ̀lá in shakartum la azidannakum tẹ́bá mọ́ ń dúpẹ́ orí ni màmá sàlékùn fún yìí ìjọba kọ́ ni ó ṣe ọlọ́run ni ń ṣe ló jẹ́ pàtàkì bá understand ẹ̀sìn ọlọ́wọ́ bá wọ́n tí ẹmọ̀ bí ọjà bọ́ wà ní ìdí ní tí ẹmọ̀ like ẹ̀yẹn eh, eh, ẹ̀yà ok khalas because ọlọ́ba ní ṣe la in shakartum wà mọ́ dúpẹ́ fún ọlọ́run mo jílá rẹ̀ mo dúpẹ́ fún ọlọ́run bá wà mọ́ wọ àwọn oríṣiríṣi ọ̀nà tọ́lọ́bọ̀ mọ̀ gbà sánú rẹ̀ wala in kafartum tẹbálẹ̀ ní mọ̀ dúpẹ́ ọlọ́run inna adhabi la shadid ìyà ìmì ọlọ́run ọba lè nínú tí fi ń tó jù ní ìyà ọlọ́run ọba o ní pé o ní tún á rí bí dúpẹ́ òun

كما سسكوزن قالوا الله سبحانه وتعالى سوجي كادون بي ان شاء الله هذا وصلى الله وسلم على محمد وعلى اله واصحابه وسلم وسبحانك اللهم وبحمدك شهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته